قبل أسبوعين من قدومه صلوات ربه وسلام عليه وقد سبق أن ذكرنا أن هذه البقعة كانت لغلامين يتيمين سهل وسهيل وهما تحت أسعد بن زرارة النجاري فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وبركت ناقته في هذا المكان فقال رسول الله صلى الله عليه وسلم هذا هو المنزل إن شاء الله ساوم بني نجار بأرضهم هذه لكنهم أبوا وطلبوا ثمنه من الله سبحانه وتعالى فأبى رسول الله صلى الله عليه وسلم أن يأخذ هذه البكعة من هذين الغلامين بلا عوض بعلمه بحاجتهما بدأ ببناء مسجد الشريف وشارك أصحابه في البناء وكانوا يلتجزون لا عيش إلا عيش الآخرة إلى آخر ما سبق ذكره واليوم تستأنف الخطبة من انتهاء هذا من قبيل انتهاء هذا البناء وكم مرة بني هذا المسجد لما جاء في المسند عند الإمام أحمد عن طريق أبي مليح وعند طبرني من حديث أبي رت رضي الله تعالى أرضاه فاستقبلت رسول الله صلى الله عليه وسلم وهو عارض لبنة على بطنه فظننتها شقت عليه فقلت يا رسول الله ناولنيها فقال خذ غيرها لا عيش إلا عيش الآخرة فقال فبعدنا توسواني مسلمين أتنطر عليك إكرات قاله فالنبي صلى الله عليه وسلم أن يبارد عن لك ما جاك فوقوا الله برسلتك يا النبي وبرسلت فولاري أتي أهوار لي النبي أتنى الصحابة كي أولا قلوا النبي يجب الكيامة ẹ̀yàn àníẹ́sìn mo ń fi àṣìkò rán ní tí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala yẹ mo sí rẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ anítàkùnlọ ẹjẹ́ àkọ̀nà ọlọ́run eléyìí ní àsọtẹ́lẹ̀ tó bá dídà sọ fún àtọ́lọ sáájú wa ó náà ni àsọtẹ́lẹ̀ tí ń sọ fáwà náà ta wá lẹ́yìn wọn anítàkùnlọ kábẹ̀rọ̀ bá dídà káfí ìpáyà rẹ̀ ń ṣe min khushu'in nifaq níbi ìbẹ̀rù ọlọ́run ọba tí ó jẹ́ ìbẹ̀rù ti mànàfíkì onáà ni ká máa ṣe bí ẹni ọlọ́run lójú ayé ká jẹ ní èṣù ní kọ́rọ̀ ọlọ́mọ́sàásùn àti ìmẹ̀ jẹmáà ń tàn bábọ̀ ó ní masalasi annabiwa sallallahu alaihi wasallama masalasi ìgbà oní abẹ̀rẹ̀ rẹ̀ asàlàyé rẹ̀ nígbàwo ni àrísọ̀ sallam olóde madina asàlàyé rẹ̀ àwọn oní ànilẹ̀ tí wọ́n kọ́ masalasi asàlàyé rẹ̀ kí wọ́n pàtàkì bí ò fi gba ilẹ̀ ní ọ̀fẹ́ tó fi sanwó rẹ̀ asàlàyé rẹ̀ bákan náà kí ní ń bẹ lórí ilẹ̀ nígbàtí wọ́n àwọn oní à ní ilẹ̀ àwọn oní à pẹ fún asàlàyé rẹ̀ nígbàtí wọ́n parí leveling ilẹ̀ ìtàn fún mímá ní tí wọ́n bá bó ní ẹsẹ ma asàlàyé rẹ̀ awá ní àdábí sallallahu alaihi wasallam òun gan òun lẹ́ni tí ń darí kíkọ rẹ̀ torí pé àníbí sàsánàmì kò jókòó àwọn sọ̀hábà náà ẹ̀rù ń bá wọn náà pàwọn náà tó bẹ́ẹ̀ káwọn jókòó àwọn mọ́ Ànábì wa sallallahu alaihi wasallam ọkọ̀ masalasi kakwe ní bẹ̀rẹ̀ ogun 100 feet ọfẹ́ 100 feet ọgọ́mà tí wọ́n gé igi dàbínú ara rẹ̀ tọ́jẹ́bódú rẹ̀ tí ń là wọ́n fi sí òpó fún masalasi àwọn èpẹ̀ tí wọ́n ma ní bíríkì wọ́n fi ṣe foundation rẹ̀ débi 3 feet wọ́n wá rí àwọn gí mẹ́sàlásí ò ní ara kò lógiri tó dókè àwọn jẹ̀rídì wọ́n fi ọ́ ṣe sílì wọ́n bá bọ̀ bẹ́ẹ̀ wọ́n bá bọ̀ bẹ́ẹ̀ Ànábì wa sallallahu alaihi wasallam ọ̀bẹ̀rẹ̀ là ń gbà fún bí ẹni kọ́ mọ́sánásí ìtàn àwọn tí wọ́n wá kí lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n nílé àwọn tí wọ́n gbà sílámù tí ìfìrẹ́fọ̀nà ẹlẹ́sọ́dọ̀lọ́sì àtàwọn tí wọ́n ti dàgbà tí ó ti dẹni obin ní Madina tí ó sì jọkún tí lè wọn ọgbà wọn mọ́ bí àbílábínú Umar àtàwọn bẹ́bẹ̀bẹ̀ àtàwọn tó jẹ́ pé wọ́n òpinlẹ̀ tán mọ́ ìdílé kankan islamu ni wọ́n tán mọ́ bí i Salmanu Farisi àtàwọn tó jẹ́ pé dúkìá wọn ti kólẹ̀ a fi dáẹ̀ ní a fi ra ẹ̀sìn wọn ní Mẹ́kà bí Shu'aib ar-Rumi wọ́n wá ń gbé ẹ̀yí mọ́sálásí ó ń sí ọlọ́run ní ẹ̀yẹ máa gbẹ́yìn mọ́sálásí báyìí kèèṣẹ́ yìí ríta o inú náà ni wọ́n ń gbẹ́bẹ̀ àwọn èèyàn wọ́n pọ̀ sí wọ́n pọ̀ sí èèmà àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ sí mọ́sálásí lamabuni ju'ila lahu salasatu abwabin wọ́n fún ní ilẹ̀kùn mẹ́ta nígbàtí àkọ́kọ́ kọ́kọ́ mọ́sálásí ìrẹ̀kùnmẹ́ta yìí ò lé láyé àbúbákìrì kò lé nígbàtí umaru débẹ̀ ó di ilẹ̀kùn mẹ́fà radiyallahu ta'ala nàrdọ̀ tọ́ òun sásẹ́ ọ̀sásálàm pẹ̀lú ọ̀rọ̀kátà mú àṣọ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbò ọ̀dáyé umaru abdulaziz balagọ̀ àádádù abúwábìí 20 bábáni nígbò ọ̀dáyé umaru abdulaziz ilẹ̀kùn rẹ̀ di 20 ilẹ̀kùn wá ń pọ̀ sí pẹ̀lú bí táúsí àṣẹ ń bá expansion bí ṣe ń bá díẹ̀ díẹ̀ tó fi di wípé wọ́n ń pè ní 86 bí àwọn ọdún díẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti lé 100 báyìí níjọ́ náà lọ́rùn alẹ́kùn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ó tún jẹ́ báàbù Usman kí ó pàtí ó fi ń jẹ́ bẹ́ báàbù Jubrili ní jọ́tọ̀sà sẹ́lám tó dé látorí pé àwọn Yahudi òjì ó sinmi tẹ́ndàlámù ní azab tẹ́lẹ̀dẹ́ àpọ̀pọ̀ àwọn kèfèrí ó ṣe ọlọ́ndé kọmọ sípasínsẹ̀ pé ah ọlọ́run sí ohun tó ọ̀làwọ́ ah, ni Jubrili dé aláàfárọ̀sìn tó gùn ẹ̀sìn dé ẹnu ọ̀nà yẹn ní jùbìrìlù tí ń nanú pé ànábì wípé ìrẹ́ ànábì kí ló ń ṣe orí àbílọ́lọ́n ti bá ní ṣẹ́gun àti kọ́kọ́ àti kádà àti kọ́kọ́ alẹ́ àwọn màláíkà àwọn ọ̀kọ́kọ́ àkádà alẹ́ ogún sì tún kọ́ntínú ànábì lọ́lọ́ ìrẹ́ ànábì ọlọ́run ní sọ fún ọ pé sọ́mọ́ rẹ̀ báyìí kọ́ngalùkú ó tún kọ́ǹkọ́ ogun rẹ̀ ẹmọ́ ń sùn lọ́nà ọba ní kùrọ̀ ìbọ̀ ìjọ tí wọ́n sọ̀rọ̀ yẹn tí jùbìrìlù wá ẹnu ọ̀nà bí ó ti dúró ìní à ń pè ní báàbù jùbìrìlù wọ́n tún wá mẹ́ pè báàbù عثمان لأنه وقع قبالة وتجاء بيته wọ́n mọ́ ní bábú Usman náà nítorí wípé ọ̀gẹ́gẹ́ bí ẹnu ọ̀nà yẹ ilé Usmanu Medina inú dojúkọ tí a bá sílẹ̀kùn lé Usmanu lẹ̀ tí a sílẹ̀kùn láti ọ̀nà bí yóò máa wọlé fún náà wájú bábú kejì wọ́n pè ní bábú Rahma bábú Hmm. wọ́n tún pè ní bábọ̀ átíkà átíkà yẹn ọjẹ́ bíntù zaidi ibn umar èmà obìn náà ni kùrọ̀ṣíyàtún sharifatun zátù manzilatin àríma in tí ó jẹ́ wọn máa pè ilẹ̀kùn náà ní bábọ̀ átíkà náà ni pé náà بيتها بيت عاتكة بنت زيد ابن عمر رضي الله تعالى عنها وأرضاها إلى كوكتا وإن باب النساء wọ́n lò báyìí wẹ́rẹ́ oṣòlọ́n kírun ń darí àwọn èèyàn àwọn tí wọ́n bẹnu mọ́sálásí táwọn gbébẹ̀ a ń pariwo fún wa wípé káwà mùsùlùmí ká mọ́ sọ ànànú tàbà ti sọ ànànú kò síbi òní ń lọ torí pé òní ló lè sọnù táàfi ànàwà táàbá ti ní ànà lọ òní ọ sọnù tó ní bá sì è sọnù táàbá ti rí so má nà mọ́ nǹkan ọmọ dàrú ẹjá lọ mú lọ gbogbo pọfẹ́ẹ̀sẹ̀ dáwà sójọ́nà ọ̀bàdẹ́dà téèyàn ọ̀bá ti kọ́kọ́ jẹ́ awwalu duhiyya ìrọ̀nì tó gbé lọ gbogbo àfọ́tọ̀ fẹ́ ṣe dáwà mo fẹ́ pèsè jọ́nà lọ́wọ́ báwo ìwọ ni a ní àkọ́kọ́ tọ́ kọ̀kọ́ fórẹ́ gbólẹ̀ kí ó mò tó lè má Ànábì sallallahu alaihi wasallam àwọn tí ó ń bẹ 100 ní ààrí ó ń kà pàtó fún wọn torí kíni torí wọ́n ma ń pọ̀ sí wọ́n tún máa ń dé sí wọ́n pọ̀ sàá akànrí ó ń kà pé wọ́n ò kérékéré wọ́n less than 80 sí 100 wọ́n ò sí pọ̀pọ̀pọ̀pọ̀ wọ́n ó fà 500 ṣùgbọ́n wọ́n wọ 400 àwọn wùfúùd wùfúùd ibẹ̀ náà lọ àtúnkún wọn bẹ̀ àmì ọlọ àwọn tí wọ́n láti ta wọ́n gbà sàrámù ní o wọ́n gbọ́rọ̀ lákàwà ní o oríṣìí àwọn èèyàn ní o gbásásùn Ànábì sallallahu alaihi wasallama inú kéta fáwọn ẹni àwọn asábù súfàì wọ́n ń kéwú lọ́dọ̀ Ànábì ni àfáàtì nǹkan wọ́n kéwú kò ní kábà pé tó ní tó láti fi lè máa bọ́ náà fúnra ara wọn

jẹ́yàn bá gbówó oṣù náà ni mẹ́nàwó oṣù tàn jẹ́ bá gbówó oṣù o irú ìyàwó wọn kọ́ tí a o irú àmà wọn kọ́ náà ọmọ tí a wà ń bí o irú wọn kọ́ làwọn náà fáwọn bí wa o ẹlòmí bẹ̀ tọ́jọ́ wípé di sí owó ní fi ń dáwẹ̀ tí wọ́n bá bá fún kò ní bí i sí èèyàn ń bẹ tí ọmọ ìtọ́lọ̀ torí ẹ̀dá tí mú bá ń bí sí yóò lòun ìwà ema mọ́ kò sì níwá ẹmọ̀ wá tú ẹmọ̀ bà torí pó yí ẹ̀yìn kò yí òun ayàtọ̀ àwọn àtàwọn ẹyẹ ayàtọ̀ àwọn sàhábà ti ànàbí ọ̀wà àkọ́léláyé èèyàn lọ wá bíúdì ẹwà ohun tààdà iṣẹ́ síyẹ náà ní ìpìlẹ̀ tààbá kó tó di pé ayin láyìn òdì àwọn kan ọmọ pò sí ìlọ́bà wọn tó fi rí bẹ́ẹ̀ àwọn kẹsẹ̀ bí bó ṣe nọ́mà náà wọ́n kà mọ́mọ́ lọ wọ́n bá ti mọ́ méjì mẹ́tàdé ẹni tí bá ń ṣe ẹja aládùgbò yọ́lọ bá àwọn láńlọ̀dù tún lè jẹ́ kírísítẹ́nì ẹbùn bá fà sọ̀rọ̀ ẹjẹ́ àwọn ọgbọ́dọ̀ dínú pọ́ndì o ẹjẹ́ àwọn ọgbọ́dọ̀ ní o torún tó ti pá àfà tó ti máa tọ́tọ́ mí ẹwọ́n tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn dàláìsẹ́sìn tí a àwọn

lórí gbogbo ohun si mọ́ bá lè kéè lọ wọ́n mọ̀ sanwó ọkà ah, bàbá ti ní típàrí o bàbá ti ní taxi o wọ́n ta ọkọ̀ báyìí o nígbà fẹ́ sọ ìjẹ́mọ̀ àwọn àfáàrí nù nítorí pé ẹ̀ẹ̀ni bá wọn kẹ́nì kọ́ dẹnukọ wọn pé wọ́n ganú lẹ̀lẹ́ mọ́ wá kí ọ níbùlà yíò wá tó rẹ̀ ọlọ́dàkùnbá ní bàbá wọn ọlọ́dàkùnbá ní bàbá wọn sekú sí mi fún ọ bá ní sàjẹ́nà gbogbo wọn ibi tí wọ́n rò páwọn ọbẹ̀rù wọn níwájú ọba rẹ̀ dàdákù jí wọn bá ń bẹ̀ àti àwọn òbí ẹni kọ̀ọ̀kan wa náà táwọn náà ń fi ẹ̀sìn wọn tẹ̀ láwọn bàbá ń jọ náà lọ́pàá àwọn àfáàsìkò wà rí ní tí ẹ bá ti sọ àmàgbọ̀ ọlọ́dàkùnbá ní bàbá wọn àti gbogbo àwọn òbí ẹni kọ̀ọ̀kan wọn náà ọlọ́pàá ní gbàbọ̀ wọn bá ń gbàbọ̀ àbá àti mìíràn ọlọ́dàkùn bá ń gbàbọ̀ wọn èmi àti wọ́n wà níjọ kan bá mi wá ní àwàlì jẹ́nà mú sí bí ẹ́lá ní múlùgbà mi mú ní kí lè ni àwàlì jẹ́nà mú bá mi gílẹ̀ rí wọ́n ni àti pàtàkì kẹ́kọ̀ọ́ mọ́ a sì mójú tó rọ̀ náà iná ìlàsí ń ṣe àwọn ìjẹ náà wọ́n ti jẹ́ mẹ́rẹ̀ wọ̀lẹ́ ìlú ìwà bí ìjọna ọlọ́mìdàkùn bá ní gbàgbọ́ gbogbo wọn wọ́lọ́dà ní kẹsẹ̀rẹ̀ àti gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wọn gbogbo tó wá kù lóǹbí wa méjì wọn tán sórí ibi táàtì nílé sàdúà fún wọ́lọ́dà ní kẹsẹ̀rẹ̀ dákùn ọba adẹ́dà dákùn jọ dákùn eh ní dáadáa mi ìbádé bọ́ọ̀nà mẹ́sàn ti ti kọ́ ibárúdé bọ́sá ti fẹ̀ sí nígbàtánà bí i mọ́ ìlú bí ọdún kan méjì mẹ́ta mẹ́rin márùn bọ́sá sí ọgbà àwọn èèyàn máa ilẹ̀ tí wọ́n bẹ̀lẹ̀ yìí mọ́sálásí káàna ti hajjì lè búkọ̀ à ni ṣùgbọ́n ayé rẹ̀ so mẹ́lẹ̀ ayé ni wípé ilẹ̀ náà lálẹ́ pè ní dúkìá rẹ̀ ìwọ àìsọ́rí so lè filẹ̀ ilẹ̀ for long falaka biha baytun fil janna ọlọ́run ó fi jìrọ ilé fún ọlá janna ah anábì dá sallallahu alaihi wasallama ah àìsọ́rí doríkodò kò lè fèsì ọlọ́ Usmanu bá gbọ́ nínú ẹgbà wọ́n ní ìtòrò àrìmọ̀lẹ́ ẹgbà wọn káàkì ó ń sọ́rọ̀ tẹ̀sí ó túbà lọ ní ní sọ́rọ̀ pé man yashtari lana bukata bani fulani ta ní ọ̀rọ̀ rẹ̀ tí bẹ̀rẹ̀ ìmọ́sáàsì ìfún wa tọ́jọ́ biha khayrun minha fil janna kọ́lọ̀ wọ́n wá fún ní tó jù bẹ̀rẹ̀ lọ́lá jẹ́nà àwọn èsì mẹ́ntó ní ẹni tó ní Usman bá lọba lọ bẹ́ni ó ní ìrìnra ilẹ̀ ìlọ́wọ̀ rẹ̀ ah, tí nípa níbi ìsẹsọ́nà ó wó ohun ó sì wú lórí bẹ̀ bú wa ni olóhun ọ̀rà ní ashrata alaf dirham ìrìnra ní 10,000 dirham ah, inú àṣọ orí dùn olóhun tàfí Usman bá dìde ọkọ̀ rí sọ́dọ̀ àrísàrásàlám ó ní ya Rasulullah laqad ishtaraytu bukhata fulani ishtariha minni annabi mo ti ra ilẹ̀ lọ́wọ́ lágbájá ṣùgbọ́n wọ́n ló wù mí kí n tà fún padà ah, ṣọ́rọ̀ ni ọdá abẹ́ sọ́ọ̀tà olóòwọ́ta rẹ̀ falaka biha baytun fi janna ìyọ̀nà tí mílẹ̀ bàtà ní pé ń sọ fọba àdẹ́dà pé tọ́ ọba ti ẹ̀ta e kọba ń fọ́ nílé dípò rẹ̀ rí jẹ̀ náà òfin ní tí mò ń lé gan náà ọ̀dà mọ̀ta fún wà náàbì torí ipò ọ̀sọ̀ fún mi pọ́lọ̀wọ́ fún mi nílá jẹ̀ náà jẹ́mọ́ òótọ́ lọ́rọ̀ wọn àwọn tí mùsùlùmí kówó orí òṣòfò ó pẹ̀jùkọ́ náà fún ìsìlámù lọ kí wọ́n gba kọ́mọ̀ lè wí ìta ọ̀tẹ̀lọ́rùn ah, ní gbogbo ọ̀nà jù kó sí dáadáa sẹ́sìn ọlọ́run wọ́n mọ̀ wá sọ́n church afẹ́ra oma boss fún àwọn sista wa báyìí torí pé school of nursing wa tàà tó kọ́ ó ti ti di mẹ́ta tí wọ́n ma fi gbé wọn lọ tí wọ́n ma fi gbé wọn bọ̀ ta ló máa rà kọ́dẹ̀ Jesus ebí ìlú ìlàwà táwọn kẹ ti ń sọ wípé ta ni ó donéètì 1 billion ẹni ó kọ́kọ́ dìde ń jọ́nà lọ́n ọ sáré bí ẹn pín gúnyàn lábẹ́rí àgùtà ni asáwà ń gòtò sí máa ṣe bí gbèyàn gbàbẹ́rí àgùtà yẹ́sà máa jẹ́dì ọkọ̀ náwọ́ òfilẹ̀ àṣùgbọ́n àdúpẹ́ àdéhùn tọ́lọ́un ṣe pọ́ lò lẹ́sìn wà lẹ́ ọlọ́run fi

ọlọ́run ti sàdéhùn fún mi ó sì ti sẹ́yìn rẹ̀ pé owó rẹ̀sìn lọ wà láwọ́ aláyẹ́jì lójúrí fàájìrì kọ́dà kọjọ́ wẹ́n tí ó ní wárí jẹ náà owó tó náà sàlámù lọ ìmọ̀lọ́run ti a ní ìdí èmi àforí àforùn èmi àtẹ̀yìn àforí àforùn pé ọlọ́run ah! èlò la fọ́lọ̀ tó fi sí á mùsùlùmí irú ọlá kí sáájú pé àwọn ah, sẹ́mà gbogbo ẹn tó bá jẹ́ mùsùlùmí láyé yóò ti bẹ̀rẹ̀ sí máa tí ó láti ní oyún ah, ah, gbogbo iná láyé ẹjá nígbà kéékèèké àwọn àbúrò wa wẹ́yẹwẹ́yẹ ẹran rẹ̀ mú nǹkan ni Òṣùwọ́n ìṣẹ́bẹ̀ òfàrùn sàṣàlám. Ngbò ah, fúta, oúnṣẹ́ ni ọlọ́run ti fi kọ́lì fún lájẹ̀ náà. Oúnṣẹ́ ọlọ́run wá ní àwọn ọ̀fẹ́ mọ́sálásí sí lẹ́yìn. Wọ́n wá fẹ́ ọwá jẹ́ déédé rú a kọ́ tẹ́lẹ̀. Ibi á ti wá ń gbé lẹ́bínà. Àbúrò ọ̀rọ̀ wá ń sọ ọlọ́ni padà, a sí èéṣẹ́ ìgbà tí ẹnkọ́ mọ́sálásí alákọ̀ọ́kọ́, òun làdí ìfẹ́ àbúrò ọ̀rọ̀ ta ti sokọ́ láti jímọ̀ kẹta

ànábì gbé fún mi jẹ́ bọ́ gbé àbí wá ní la khudh ghayraha lọ gbé mi la aisha illa aishul akhirah èmi na fẹ́ rí di joko lọ́dọ̀ ọba dẹ́dà ni ìṣẹ̀mí wo ní be láyé tí ó kòrò ìṣẹ̀mí alìkì àmọ́lòdù ìdán hada àdàlhàdí thabit lákínnáwó indama a'arsha sallam bìná àmásìdìdì mọ́rọ̀tàn sáàníyà ìgbà tí ó ń túnmọ́sára sí kọ́ yi wa ya nsele fine ó ń ṣe ọlọ́run papòdà salawatu rabbi wa salamu alayhi fajaa Abu Bakr radiyallahu ta'ala anhu hal masjid kama kan ka hali basta si wabu si wa fa waqafa al masjid wukufu lọ́dọ̀ lọ́bọ̀ wá o ní kí ilé ọmọ kan a sì ti mọ̀ pé bí ìntàfilé wé ni mariwo amírùn mú mẹ́bùn àti afẹ́sẹ̀ wọn ah, ọ̀rà kọ̀bùrú tí ẹ̀rẹ́ ibi ànìbí bá gbẹ́sẹ̀ sí iná mú lè gbẹ́sẹ̀ sí ìyìn ni chẹ́njì àwọn nǹkankan lára rẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ wá bá ṣe fi àmàkún òkè rẹ̀ tí kì ní òfin ní máa kánmá ìyìn a ṣe ráyé àgbùbákẹ̀lọ wọn ò fi wọ́n fi ìtìbáyìí kún mẹ́sẹ̀láṣì wẹ́rẹ́wẹ́rẹ́ àbákì papòdà radiyallahu ta'ala anhu wa arda umaru di fajaddada umaru bina al-masjid wa zada alayhi umaru bá tún mọ́sánásí kọ́ kò chẹ́njì pátán pé dàbínú náà ni wọ́n lò wọ́n fi gìí se pílà rẹ̀ bó ṣe wà náà ni ṣùgbọ́n òun fẹ̀ẹ́ sí lásìkò tí ẹ̀ radiyallahu ta'ala anhu wa ثم جاء عثمان رضي الله تعالى عنه أرضاه عثمان بدي نتي عثمان دي عثمان مساسي ti kó àtúbùkátà kàtòtún mọ́sálásí kàtòtún sisi dáadáa o kí láwà ṣe ní àní àáwò ní gbogbo àwọn kílá àlèlùmáwò àáwà akọ ní arógí kọ̀pẹ́ ní abárí tí àràkùnmí wọ mọ̀dínà kílá dé àwọn òkúta tọrẹwà bí òkúta mábù ní a bá ń jàálẹ̀ ah náà kan bá dìde ní ọ̀sọ̀ hábà hádá kìláàfù máa àwọn kọ́kọ́dọ̀ sọ̀rọ̀sọ́lám eléyìí èsẹ̀ ìtàbí bí fi á sórí ẹ̀yìn bá bó ṣe wà tẹ́lẹ̀ láàkọ̀ ah! Usmanu bá jáde sáwọn èèyàn, ó ní innakum tukthiruna alayhi ó ń kálukú ní rí ti ẹ̀wí nù yí ní rí ti ẹ̀wí wípé kí mọ́kọ̀báyì kí mọ́kọ̀báyì kí mọ́ àwọn kẹsì àdífì ìgbọ́ wọ́n ṣe bí ìtùmọ́sálásí kọ́ ni wọ́n ń ṣe ìǹkárù rẹ̀ o ni wọ́n ń kọ̀ fún amir muminin no àwọn ẹwà àtàwọn bánà lọ́wùláwù bẹ́ìtà fìlìjẹ́nà. anábì gan mọ́ bọ́lẹ́nu ẹ̀ pé ẹni tọ́ báyẹ kọmọ́sánásí fọ́lọ̀ láyé ọlọ́run kọ̀lé fún ní àlìjẹ́nà àwọn mímọ̀ ní káàkọ́ mọ́ lọ́wọ́ nínú kẹ́ tọba dẹ́dà ní ikẹ́ ìpọ̀ ẹmbà kọmọ́sánásí fọ́lọ̀ ọlọ́run kọ̀lé fún àlìjẹ́nà ẹmbà rinoveti mosque renovation yìí ọ̀wà ájú pé wọ́n kọ̀ lọ kọ́dà kókò tí àtó kò ojú bí mímbàrí pé kan lọ bánà lọ́wùláwù báyíká ìfìrìjẹ́nà odidi ilé ọlọ́run kọ̀ fún padà láti jẹ́nà rasul wà máa bàná húmin jẹ̀dìdì kèé ṣe pó tó kọ́n tuntun ó tún ó rinovate ẹ̀ wọ́n fẹ̀ sí tóòtọ́ wọ́n tẹ́ àwọn ògiri kan wọ́n fi àwọn kakọ̀ bẹ̀ jẹ́mọ́ra ó sì ṣe dáadáa radiyallahu ta'ala nàrọ̀dọ̀ torí pé fúnra ń ṣe ọlọ́run lọ bẹ̀ ọlọ́gá wípé ó fàwọn àpẹẹrẹ kan hàn mí wípé àwọn kan bọ̀ lẹ́yìn mi tí wọ́n rò lé nínú àwọn sàábé wọ́n ma darí umma lọ ma lọ kọ́dà ọsọ ibi irun ma ilá marodotic gbogbo tí ọba máa yọnú o ní gbèsè tó jẹ́ kí wọ́n máa gbé o méje wọ́n sísẹ̀ gbé ìyẹn ni fakutaba sáti àmàlùm tashri fakutaba bí hádá ìkutaba sáti àmàlùm atashri ilọ́fà tó fi jẹ́ pé in tí a bá ẹsẹ ẹ̀sìn àsọ́ọ́lẹ̀ ẹ̀sìn yẹn ó ti wá látẹ̀dọ̀ lára èèmà tí ìmọ̀ maliki sọ mọ́ mọ́ kí n tó débi ìmọ̀yẹ akọjọ bọ́mù Tabarani rahimahullah rahmatan wasi'a fi mu'jamihi káyìmù tí wọ́n túnmọ́ sáà sí ìyẹn kọ́ rẹ̀ kejì wọ́tọ̀rọ̀ sọ̀rọ̀sọ́lám ibi ibúkẹ́ àyẹn wọ́tọ̀rọ̀ sọ̀rọ̀sọ́lám lẹ́bínà ànábì gbé bí kìkàkalẹ̀ báyìí bígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ilẹ̀ ilẹ̀ fún mọ̀dá àbábákirin fọwọ́dọ̀ àlẹ́bínà àlẹ́bí ni gbé kan títí bí wọ abubakar o náà tún gbé bí blọ́kù kan àbí bíríkì kan ó fi tì ṣùgbọ́dá umar àbí tó pé umar o náà tún gbé kan ó fi tì usman ní ruwaya ẹran mẹ́ta làrí pé ọpọ̀ usman na usman wọ náà gbé kan fi tì bí fún ma amaro nas ayyadọ̀rú labina labina labina ture labina ture àwọn mímọ̀ wọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn làwọn ṣẹ̀ṣẹ̀ padà mọ̀ wípé ah ànábì ń sọ àwọn ọ̀rọ̀ kan lówelówe lára ẹ̀rí lówelówe jẹ́ àfi sọ̀hí dàbùbùkọ́rùn hadith Abi Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu ó ń sọ fàkírọ́tù òun ni ẹni kànga tí ẹnu ẹ̀ bá fẹ̀ tí ó wà jí ìpọ̀ kọ̀rí wá sí àtùlùfàmì ìní ọmọ pẹ̀ lada ada ìfọ́mù kànga ni yóò fẹ́ a sì máa ń lóko a mọ̀ jẹ́gẹ̀ẹ́bẹ̀ ada omi sí wọ̀sásọ̀ kọ́dà a máa ní àpáta tí máa fọ́mù ẹ̀ alákúnlé ó sì ọlọ́run jókòó létí rẹ̀ ọka ẹsẹ̀ rẹ̀ sínú kíkọ̀ rẹ̀ Abu Musa ní ah lónìí yìí sì sọ́ra midigate manu and man annabi ní jẹ́ nìkan wọ bí àfitọ́ bá gbáyọ̀ndá kọ̀pẹ́ ni Abubakar bá ń bọ̀ wọ́n dúróbá Musa ní in kọ̀sọ́ nínú ọba nàbí nà wá alúsàsàlán àbákìrì yastadin lè àrìbìnì ìdánlá ọbàṣírù bìlì janna sọ kọ́kọ́ wọlé sì sọ fún pé ọlọ́n ni sọ fún pé yọ wà lì janna àbákìrì istabshir inú ẹ̀dùn bó sì bá níbi tòjókò oní ẹ̀jókò lẹ́gbẹ̀ annabi oní àká aṣọ́rọ̀kẹ́ oní ànàṣẹ̀ sínú adam ó sì sàá fàjá umar umar náà tí ó lè sáàbí ànàbí mẹ́ndí ṣùgbọ́n ọgbọ̀ ọgbàyì na ọbalọgbàgbàyì o ń ṣe ọlọ́nà ni ìrànlá ọba ṣírò bil janna sọ fún kọ́kọ́ wọlé sí sọ fún kọ́ màjẹ̀mẹ́ lùnà àwọn sáré wọ́n rí wọ́n kí ni ìgbà dáadáa yìí kábùrù mú sí máa bọ̀ bá mú sí fílé ní o oníkọ̀ọ̀kọ̀ rẹ̀ ní òṣùwọ́n bá tó yọ ah Umaru eh, yọ̀nda fún wa bashiru bil janna máa bá lúwàá tusibuhu pẹ̀lú àdánwò tí ó kàn Usmanu ní o yọ́ wà rí jẹ̀nà ṣùgbọ́n àgbàrá ẹ̀jẹ̀ ni ó gbà kó láyé Usmanu ní Allahumma sabran riwaya kan wá bá riwaya mi wá pé Allahul musta'an kò sí ta fẹ́ sí in tí ó sẹ̀rẹ̀ ti sọfà nẹ́bí níbo mo fẹ́ sásí ṣùgbọ́n Ọlọ́run ràn mí lọ́wọ́ níjọ́ ọwá jókòó sí kété ibẹ̀ ìwọ̀n mẹ́tẹ̀ẹ̀ta báyìí tọ́ta kété lẹ́yìn ọ̀rẹ́ àfáwọ̀sẹ́rù musayyàmù sẹ́sẹ̀ wá ń sàràyè pé asátojú ayé ànìyàndì ìlọ́lọ́n ti kòwé bí wọ́n sẹ́sí sísì ànìyàndì ànìbí rẹ̀ àbákìrì rẹ̀ umaru rẹ̀ usmanu takété sí usmanu yìí káwà parí ẹ̀ sí bí ìfẹ́ lọ ìfẹ́ lọ alimọ́ malik ta'ala wọ́n ni ah ó sì fẹ́ ẹ̀dá kí usmanu mọ́ sì fẹ́ ẹ̀dá wọlé fífẹ́ mọ́sálásí tó bẹ̀ ìgbà náà torí wípé ọdún tó parí rẹ̀ o ni wọ́n pa usmanu radiyallahu ta'ala ọwá fi kọ mẹ́dà sí o tó rórí ibú ni kákan ma ká mẹ́dà sí orí ibú ni o ẹmbá ẹmà tí ó dà sí odò lórí rẹ̀ ẹmbá tó ma tọ́ dá sí omúdàkejìnú kúsìr àwọn tí wọ́n jáde sí ìjọba àwọn kọ̀wáríjì wọ́n wọ Mẹ̀dínà láti ní sọ́rọ̀ láti látàwọn sápọ̀ wọ́n wá sásìkò mọ́ símìlà hajji tó jẹ́ pé bẹ̀rẹ̀ ti fíro tó pọ̀pọ̀ ẹ̀ ti lọ àtàwọn ìkẹ́mì ti ẹ̀sìn ní ẹbá àsọ́rọ̀ khalifa ọpọ̀pọ̀ àwọn bàbá sọ̀hábà ní ẹjọ́ ọmọ wọn jọ Usmanu ń gùn kú díẹ̀ ọ láwọn alákan tánàbí sọ wípé ààwẹ̀ tó gbà ọ̀dọ̀ wa ló ti sínú wọ́n sì máa sọ fún ọ wípé aṣọ tí mo bọ́ sí ọlọ́run ọ̀bọ̀ pọ̀bọ̀ ohun Usman wọ́n dé wọ́n bára ẹ̀wà lẹ́yìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ́lọ̀ mọ́sálásí ohun jẹ́ wọ́n yọ́ rẹ̀ díẹ̀ díẹ̀ ohun jọ wá ọ wà lé ibẹ̀ náà ni tí arba'ina yawman alal'asah alal'asah nígbà tó di wípé ìsọ́rù ìsẹ̀lẹ́mẹ́ni ọwọ́ 40 days tó bá ti dalẹ́ àwọn sọ̀hábà gbogbo ọmọ tí a dájọ wọn lọ gbogbo àbúrò rẹ̀ gbogbo alẹ́ àti àwọn Hassan Hussein ọwà dìjọ náà Usman wà náà síta láti bí sírísílì rẹ̀ ìrú lọ bí omi ó ní haahuna Ali ibn Abi Talib sí Ali ibn Abi Talib bẹ̀m̀bí qala na'am olùmbẹ̀m̀bí haahuna Talha ibn Ubaydillah ṣe tó tó rẹ̀ lẹ́lẹ́ ìṣẹ́mẹ̀mí qala na'am olùmbẹ̀m̀bí ọbọ̀lẹ́ ọdọ̀ bọ́bùn Auf in pè àwọn àgbàgbà sọ̀hábà ó ní àìṣúdùkùn bìlà ọlọ́mù fi kọ́ èyí tí mọ̀ dápọ̀ ọ̀fọ́lọ́nkọ̀ inọ́rùn àmà ta'lamun sẹ́ẹ̀pẹ̀ gbàgbé àbẹ́ẹ̀lẹ̀ ẹ̀mà anìfọ́ sọ́lọ̀mkọ́ فنمدها في المسجد فله خير منها في الجنة ìjẹ́ fetí ikọ̀ àbẹ́ ìfetí ikọ̀ níjọ́ tí ànìyàn ń sọ wípé ta ní ọ̀rà ilẹ̀ tí ń bẹ̀rẹ̀ yìí mọ́sálásí tó jẹ́ ti àwọn fámílì báyìí tó jẹ́ tọkùnmọ́ kọlu allahumma na'am gbogbo wọn ni wà láìbù sí rí tó tọ́ wọ́n mọ̀ náà tó mọ́ ní àni wùsọ́lìyà fi rọ́kẹta ni yau aurọ̀kẹta yìí lónìí èmi usmanu mọ́ wá tọ́ sẹ́ntẹ́ léje wọ mọ́sálásí belé ń kìrá ká méjì pèrè fọ́lọ̀ wọ́n nígbà náà usman ní ọ̀bùrú amọ̀ta alamọ́n tó lè amọ̀ ìjá mi nígbà tí ìsọ̀fẹ́ ẹmọ̀ ìjá mi alì amọ̀ ìjá mi àjúwá ẹmọ̀ ìjá mi ìsà ń dákọ̀ àwọn sọ̀hábà annahu la yujadu ma'un bil madina madina kò sómi taa mọ́ mú tí èwọ wánú wọ́n ni bẹ́ẹ̀ bá ti mú omi báyìí a mọ̀ tọ́ilẹ̀tì ni ilẹ̀ Roma àfi omi táa ń pè ní bíru Roma tànga Roma wọ́n ni bẹ́ẹ̀ ẹ̀sùn mẹ́pẹ́ lórí tó jẹ́ Yahudi hanabinita ní taa Roma padà mara nínú dúkìá rẹ̀. Mọ́ ràtá mọ́ wá gbélẹ̀ fún àwọn Mùsùlùmí. Ríwáyà pé méjì, apákan lọ́rà, apákan lọ́fẹ̀ẹ́sì, méjèèjì ní bẹnu sọ̀rí Bukhari, ọkọ̀kọ́ rà ọwọ́ afẹ̀sì. Àwọn tó jẹ́ pé ríra rẹ̀ làwọn lọ́sojú wọn, àwọn sọpọ́rà, àwọn tó fẹ́ ní oṣojú ará mọ́kàsì

tí èmì bá pàmì lónìí ìwọ lónìí mi lọ́la èmì lónìí wá lọ́la ìwọ lónìí wá lónìí tó á tó dọ̀tọ̀lá èmì ó tó wá wọn náà àà ah. ìsùn gbogbo ọdọ̀ ọ̀yẹ́ àáfẹ́ ọ̀rọ̀ táwọn ọdábáhùn mùsùlùmí kọ́kọ́ kéde ẹ̀yìn mùsùlùmí àyìn ọ̀la lábẹ́rẹ̀ mo ti ra kànga ìṣùgbọ́n tí ìrà tán oní nǹkan ló ní tòní tọ́ bá ti gọ̀lá oúnkàlùkù àti tẹ́ pọnmi sí àti tẹ́ lò ẹ̀rọ̀ òjò mímẹ́ ẹmẹ́ lọ́lọ́tún láwọ́ tó ti wọ́n sì bá ní yẹ̀wùdí ọ̀bàtàmà ọba pé Usman padà pé wà ya o Usman ráyòkú ṣe kú Usman ti gbọ́n ti pẹ́ nígbà kan ọsọ fọ́rọ̀ sọ̀sọ̀rá ó sọ ọba kéde fún àwọn wàjírún bíbú kàrùkú bá ń dùn ní a lọ bí omi wọ́n ni Usman ni an ashruba minhu shirbatan omi ọ̀run lẹ́wà jẹ́ ilé mú kẹ́ẹ̀kan bẹ̀ lónìí tó jẹ́ kó wò mú ti ra ẹ̀yí fòlé ní ó ní ẹni sọ̀rọ̀ wà náà wà kò sí táìmù yẹn nǹkan oko ó ṣẹ̀fẹ̀ jáde ní tó bá jáde tí wọ́n bá tààlà àwọn èèyàn lò lọ oòrùn mú gbogbo ẹ̀ níra kò sí nǹkan pípọ̀ nẹ̀ àwọn èèyàn wá pọ̀ bíbà kàfihàn dọ́gọ́rùn èèyàn 15 inú ní tó fi lè pèsè rẹ̀ 85 tó fi jẹ́ pé la yafqidu ahadun khitaman wala iqalan kódà ìjánu ẹsìn lásẹ́ báyìí ẹni kò rí sọ pé à ah, nígbà tí wà rí nǹkankan tí ń fi sìjánu mọ̀ wá máa sọ̀kọ̀ mọ̀ wá yá mọ̀ wá rú mẹ́ẹ̀sẹ̀mẹ́lọ́ mọ̀ wá fi fàbáyì no okùnkan tí mo inú ilé ànùsọ̀ àsálàmù ó ń ṣe ọlọ́run ah ma dọ́rọ̀ Uthman al-yawma amalun látò ọba dẹ́gbà ní sọ fún Uthman wípé pọ́ọ̀pù wúwà kan lórílẹ̀ ọlọ́run ya bọ́ọ̀nù ìbínú ọlọ́run ká ṣẹlẹ̀ sí ọmọ tí ìdárí láyé ṣáàjẹ́rì onye ní bẹ̀rẹ̀ a yau mata da latin rasalam sai reti idoto wajo kokon rasalam apogan o so lon wa ni li yumsi kullu jalisin yada jalisi o yo ngan ko bo wa ti amara bere lo ah ko tun mo to fese renjona lo mo ro baba pe owo ma mu lo ànábì ti rowo mi mu ànábì wa na owo mi sókè o so wa pe hada jalisi fil janna inú riwaya mi laysa min nabiyyin إلا وله من أصحابه رفيق من أمته في الجنة وهذا رفيقي في الجنة kò sí ànábì kan nínú ànábì tó ti lọ tó bọ́rọ̀ jọ́gbà ìgbàmà tí a bá wà jẹ̀ mẹ́ta ọlọ́run ó tó fún ní àwọn alábàárín tí ó tó súnmọ̀ láti jẹ̀ náà ẹwọ ẹni tí mọ́mọ́ wọ̀rẹ̀ òkè òsùmánù ara àwọn alásùmáàmì alájọ wọléwọ̀dé láti jẹ̀ náà wàláhì bùfọ́lọ́mùra ìrìpààyè rí o tó ń sọ pé láyé àṣígbàmù múrí musulmi láti ìjàhìlíyà tí wọ́n láti islamin nígbàtí islamu gẹ èdè só tí gbọ́ wa pọ́lọ̀mfẹ́ràn nábi ìgbẹ̀yìngbàsíwá ìrìpààyàrí tí ó sọ fún afẹ́ gbẹ̀sára àmì báyìí yìí sí pàyẹ̀ ní ìsìlámù náà bákan náà alájẹmù sí délé ayé mi ìyìn níjọ tí ọmọ ìṣẹ́sàn kọ́kọ́ kún lè ní kí a ní tó sọ bára nígbàtí kejì kú láwọ̀ká ní tẹ̀rin ìdànà sáàrì sàlázọ̀wọ̀jì náà káà kápa àtúnlọ́mọ mìí ní àbàtún fún ọ̀rọ̀ kí wọ́n wá wọ́n ọmọbìnrin méjì ń pẹ́ náà wọ́n wá bá méjèèjì lọ́ọ̀dì ọkùnrin kan kò ní ìṣẹ̀lẹ̀ àfẹ́ẹ̀dẹ̀ mi láti jẹ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ogun wọn ní òótọ́ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn alágídí nǹkan sáàdùn tó jú wọn lè ní tí ọwá ṣẹlẹ̀ gangan wà láwádé tó jẹ́ wípé agbọ́dọ̀ sọ̀rọ̀ ẹn bá gbọ́ tó bá dá sí ìdàkejì ló mú wallahi usman wọn sọ bán la'in qataltumuni tẹ́ẹ̀bẹ́ kọjàlẹ̀ tẹ́ẹ̀bẹ́ pẹ́ pàmí tẹ́ẹ̀sì pàmí la tahabbu abadan ẹ̀yí mọ̀mẹ̀ni ẹ̀ẹ̀tún nífẹ̀ ara yí má lápapọ̀ wala tusallu jami'an abada ẹ̀ẹ̀tún jọ kírùn ولا تقاتلوا عدوا جميعا أبدا ẹ tí wọ́n bá sì lọ́ta ní pẹ̀lú yín ẹ ní parapọ̀ ma bọ́ta jáma ọkọ̀ ma jáde lọ sọ̀rọ̀ wọn náà yín ọwá fẹ́ kílẹ̀ agbogbo ẹ̀ pẹ̀lú ìbárọ̀ tó wà kọ̀ sírọ̀ jíjàn láìn kẹlìmọ́tùkùn àbàdàn ẹ̀ẹ̀tọ́ sàṣepọ̀ mọ́ bẹ́ẹ̀tọ́ sàṣepọ̀ kò ní ṣẹlẹ̀ sí mọ́ bẹ́ẹ̀ bá ti ń sọ mbí bẹ́ẹ̀ náà mọ́ dàrú padà níbi abáwò fàkọtàlúhù falam nastami walam tajtami kalimatuna ba'd wọ́n kọjálẹ̀ wọ́n pa ègún yẹn dẹ̀dì tó gbogbo wúmọ̀ ẹ̀sìn bẹ ibi ọ wà ní gbogbo ẹ ń bá forí lakúkà fún gbogbo ohun mẹ́ì tàà wá jí ó yẹ wípé ààrùn ah tàà sì bùkátà rẹ̀ ń gọ́ tí ń ṣe tàà wá fi bí ìṣù in tó bá tẹnu ẹ̀ jáde gbogbo aláàrùn a nífẹ̀ẹ́ ara wa ń tóòtọ́ àwọn kẹsì wà ń bẹ tí wọ́n nífẹ̀ẹ́ tàbá wá ń ṣẹgbẹ́ kí n problem yìí Usman náà ti bí a ṣe pé ó lè àlè sàṣípọ̀ ma ó gbé yí ṣe pé pẹ̀lú pé ẹjàre rẹ̀ àbò gbé yí ṣe pé pẹ̀lú pẹ́jàre yí ẹbí rúra àwọn tí náà ti ẹ̀kọ́ wà lábáwá inú wọn náà fẹ́ yáì láti ní ká gbọ́ ní ká mọ̀gbà ń dá sí o ẹwà àlèmọ́ ẹlòmíràn ní ṣe sí kí kàkàkà gbà olù ẹ̀wà àwọn ará bàdẹ̀lẹ̀ wọ́n ní àwọn àti àwọn ẹlẹ́bọ̀njà èmi o èmi ó fún olówó tí wọ́n ra èrè tí wọ́n èsè kúrú o nítorí pé ìyá bàbá bàbá mi ògbójú <coughs> ọdẹ ni o ẹ̀kú inú ilé wa èmi ní ẹgbẹ́ fún kí máa sọ orí ìgbẹ̀gbẹ̀ ìgúnná o ṣùgbọ́n èrà olé ní ẹ̀kú bẹ́ẹ̀ ẹwà bóòlà sí afẹ́sẹ̀ mẹ́rin sí ẹ̀ẹ́sẹ́bà ti jónú wà náà nìkan tó rí wà ìbájẹ̀ kéfèrí èrí níwà tí bọ̀fà ní súnà ọlọ́mẹ́jẹ̀ orísìílẹ̀ mọ̀ gbọ́ ní chairman ọ̀rẹ́ chairman àdúgbò kí muslim fẹ́ fi chairman àdúgbò sí pásọ̀ náà nìkan jẹ́ èmi ìdìbò tí ó bá ti fa mùsùlùmí kalẹ̀ ìdìbò jíṣẹ́nu skúù tàláwà ìkọ́kọ́ tó ma bá ń lọ mọ́sánásí kó ló jà ábùlọ in tí yàwó kan fi dájọ́ nù nígbàgí ọlọ́pàá ní bàbá wọn o tó wọ́n ti kú ní ìsìn wọ́n ti dáyé òdúdú ṣùgbọ́n òkú kéfèrè wọ́n ní kí wà láà nígbà ayé ọba òní tí wà láà oníjà ábùsẹ̀lẹ̀ kí wà láà yín ìrún lànà bí mú wá ó sì ní aborí tá bá fẹ́ kí ẹwù ìbòrùn mẹ́rin ní nínú sọ́ọ̀bù bí mọ́sánásí bá ti yá ní wọ́n mú sórí ọ̀fẹ́ bóòrì kí wà ń wàhálà ìjẹ ìbílẹ̀ jẹ́ ìjẹ́ yóò jẹmáà ọlọ́run dákùn wa gbogbo agiri tí ó kò bá wa mọ́jì àbáwọn lò gbogbo agiri tí ó kò bá wa mọ́jì wọ́n lò lẹ́gbẹ̀ẹ́ wa wàhálà táàmọ́ táà mẹ́sẹ̀ mẹ́ tọ́jẹ́ èròǹgbọ́ tó ti pèsè ilẹ̀ jẹmọ́ báwọn ilé ìsìsì tí a ti ń sorí rẹ̀ ọwá kú ọwọ́ èmi àtẹ̀yìn bí i nílá ìtààrà àábọ̀ sí mẹ́sìlù kúbà ni akẹ́sọ̀ díẹ̀ maọ́lá mọ́sásí àmsàsàlám àábọ̀ sí mọ́sásí ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ mẹ́sìlù kúbà àwà kí ló wá fà tó fi jẹ́ wípé sáàdínù baitul maqdis shahidun in tó gbé adébẹ̀nu tó isnadin hasanin insha Allah jama'a biyawni min ar-rahman ati siwaju nbe àwọn bi obadeda inú oda ni kasire àti ni ateyin meje aje bi o aye payawa bani sori fọkàn balẹ̀ o aye fọkàn balẹ̀ wa meje payo roko be o meje atan sori ìbínú rẹ̀ o olonjo olon dákun olonjo olon dákun luwa fún ìkẹ́ rẹ̀ jálẹ̀ ni o madawa fún ya rẹ̀ o ya tan sórí rọrùn gbogbo bàtà bá pàdúdé a ìsinmi ni wọ́jẹ́ fáwọn bí hakila haula wala quwwata illa billahi al أما بعد عباد الله أوسك ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين وهي وصيته للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد أمتنا لقد بدأ رسول الله صلى الله عليه وسلم ببناء مسجده الشريف بعد قدومه المدينة قبل إتمام أسبوعين وقد اتخذ موضع بروك ناقته بالمدينة وكان هذا المكان لغلامين يتيمين تحت أسعد ابن زرارة النجاري سهيل وسهل وسهيل سأوهم رسول الله صلى الله عليه وسلم فعبوا أن يأخذوا من الرسول شيئا لكن رسول الله صلى الله عليه وسلم أبى أن يأخذ هذه البقى منهما بدون عوض لعلمه بحاجتهما ثم بنى صلى الله عليه وسلم بناء مسجده فبنى المسجد طوله مئة ذراء مئة ذراء كذلك عرضه فلما بدأوا في البناء شارك صلى الله عليه وسلم في هذا البناء وهذا جعل أصحابه يعملون من دون توقف فلما آنوا من هذا العمل بدأوا يرتجزون ببيت شعر إلى آخر ما ذكرنا عن هذا أمتنا صح عن رسول الله صلى الله عليه وسلم أن أبا هريرة استقبله عند بناء مسجده وأبو هريرة ما أسلم إلا يوم خيبر رضي الله تعالى عن أرضه نعم فلما بنى صلى الله عليه وسلم مرت بهذا المسجد أسمنا عديدة ثم بعد فتح خيبر أراد صلى الله عليه وسلم توسية المسجد بعد أن امتلأ المسجد فبدأ رسول الله صلى الله عليه وسلم بالنداء إلى من إلى صاحب البقعة الواكية قلب المسجد وهذه البقعة لرجل من الأنصار فلما قال رسول الله صلى الله عليه وسلم أشتريها منك ببيت لك في الجنة جاءه عثمان فاشتراها منه بعشرة آلاف درهم ثم أتى النبي صلى الله عليه وسلم فأبلغه بذلك ثم أخبره بأنه يبيعها على رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم بيها علي ببيت لك في الجنة ففعل عثمان ذلك فوسى رسول الله صلى الله عليه وسلم مسجده بهذه البقعة فلما أراد نقل اللبنة استثقلها فاستقبلها أبو ريرة رضي الله عنه فظنها شقة رسول الله صلى الله عليه وسلم لأنه عارض لبنة على بطنه فشقت عليه فظن أبو رجة رضا أن صلى الله عليه وسلم لا يطيق نقلها وحملها فقال له رسول الله صلى الله عليه وسلم بعد أن قال يا رسول الله ناولنيها فقال رسول الله لأبي هريرة خذ غيرها لا عيش إلا عيش الآخر بارك الله ولكم في القرآن والسنة ونحن الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله وهكذا أوشر صلى الله عليه وسلم أمته إلى خير كبير بنى مسجده مرتين في عهده ثم جاء أبو بكر ما زال على هذا المسجد حتى كان أبو بكر لما وقف المسجد وإنما زاد اللبن على سقفه حتى لا يكف بعد فلما جاء عثمان فلما جاء عمر رضي الله تعالى عنه وسع المسجد قليلا وعاد عمدته من الخشب مرة أخرى ثم جاء عثمان فمد في طول المسجد وفي عرضه كذلك ووسعه ثم أتى بحجارة منكوشة وحصة فجدد بناء فأنكر لي بعض الصحابة ذلك فقال لهم لأنه سمع صلى الله عليه وسلم يقول من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة فقال أهل العلم الصحابة ما أنكروا توسعة على أمير المؤمنين وإنما أنكروا ما أراد استعماله لتوسعة هذا المسجد من الحجارة المنكوشة إلى آخر هذه القصة لذلك قال الإمام مالك رضي الله تعالى بأنه بأنه وجدت أن لو بدأ في هذه التوسعة لأنه بدأ من هذه التوسعة قتل فكان عثمان رضي الله تعالى عنه وارضاه حريصا على هذا المسجد كل الحرص حتى وفق قبل أن أسر وقبل أن قتل رضي الله أن قتل شهيدا رضي الله تنرضاه وقد ثبت في الصحيح من حديث أبي موسى الأشعري أنه صير نفسه بوابا لرسول الله صلى الله عليه وسلم يوما لما دخل حائطا من حوائط المدينة جاء أبو بكر يستاذن فقال له آه، آه، آه، أبو موسى كن كما أنت حتى أستاذن رسول الله صلى الله عليه وسلم فأذن له الرسول فقال إذا لا أبشره بالجنة ثم جاء عمر كذلك يستأذن فقال له أبو موسى كن كما أنت حتى صبر الرسول صلى الله عليه وسلم ثم عدل له الرسول فقال يا أبا موسى إذا له وبشره بالجنة ثم جاء عثمان رضي الله تعالى نرضاه ففعل مثل ما فعل أبو بكر وعمر ثم قال له قال رسول الله صلى الله عليه وسلم لأبي موسى الأشعري إذا له وبشره بالجنة ما بلوى تصيبه فلما سمعوا عثمان هذا قال اللهم صبرا وفي رواية والله المستعان إلى آخر قصته حتى قتل شيدا رضي الله تعالى عنه وأرضاه ونسأل الله الرحمن أن يوفقنا جميعا لما يحب ويرضى وأن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر آداك داء الدين اللهم ربنا دمر آداك داء الدين اللهم ربنا انتكب لبرق المستضعفين من المؤمنين والممنة في كل مكان وانصرون جنة في سبيلك حقا في سائل الأوطان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه لهائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله ولمن ربكم سبحانه وتعالى أمركم بعمري بدأ فيه بنفسي وصلنا بملائكته وثبت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القلب مقلد الشريعة الثابتة من نسي صلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك لهذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه ولا آله وصحبه وسلم تسليما كثيرا